يا ذات الجفاء عليك داودنا وكل البليات والبلات يا لنا أنت السلام فسلم

Allah ya zafi, Allah ya zafi, لقد جاءكم إلا بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من عبدكم عزيز عليه ما عليكم حريص عليكم لمن رؤوف رحيم فإن تولوا فقل يا الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم إيلاف قريش إيلافهم رجلة الشتاء أن يعبد رب هذا البيت الذي ألم من بين وأمانا آمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الكمال السلامة من شر ما خلقت ومن همسات الدين وأعوذ بك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أصل ربي وربكم من كل متكبر عليم بيوم القيامة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم ọlọ́run lára bàbá wa ẹni tọ́lọ́run ọba tó ní sọ́dá bí èèyàn òkú wọn àbí èèyàn ọmọ àtẹ̀dáàrù òkú wọn bó ti ẹkú kí wọn ìgbọ́fún ọlọ́run fún ara rẹ̀ kí wọn àwọn kí ọlọ́run lára àwọn náà nígbàta kí àwọn lára ọlọ́run bí i abájú gbàbì kan wọlé ń bẹ̀ wọ́ náà nù táníyàn rẹ̀ padà àwọn náà ni wọ́n fi ní bá àwọn ọmọ tó ti gbébọ̀ láwọn àgbàlagbà tààjì tó ti wọ̀nyí. Wípé ọ̀rọ̀ ọ̀dọ̀ Ọlọ́run láyá ká lọ tààrà ní àbọ́dọ̀ àti ilẹ̀ kágbà wọlé. Bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ràn ẹ̀lẹ́tíríkì tó àwa lágbà kọ́lọ̀ ìdíkan tó mọ̀ mọ́. Tó fẹ́ràn ẹ̀lẹ́tíríkì. وسلم النبي يقول العلماء ورثة الأنبياء àwọn olóògbà làrú ní gbogbo àwọn ìlúkù àwọn ìjá jẹ́bi ọlọ́wọ́. wà bá tọ̀tà àwọn olàmọ́ ògbẹ́lábíwá tó ń gbágbá tó bá àwọn olùyáwó táwọn àtọwà tó pẹ́ tó olàmọ́ òlọ́ nítorí àwọn olùyáwó ní àmì lónà bí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ yìí sáábà aráyè láti lo tí wọ́n kọ́ wọn kọ́ ẹ̀ ọlọ́run àwọn àtàánà ọlá rẹ̀ ń bá lò ṣùgbọ́n alẹ́gbẹ̀lẹ́máwòrẹ̀ àmìlú ìbìrìkìtàbí wọn tó nà àwọn tí wọ́n tọ̀ tí wọ́n tó ń kọ́ ẹ̀ àwọn náà tí wọ́n lò ara wọn bàbá wa وفضيلة الأستاذ وفضيلة الشيخ ولي الله bàbá wa náà ṣẹlá bàbá wa títẹ̀ wọ́n sá máa wò bọ́ ọlọ́run lára wọn nítorí bí ẹni pé wọ́n èsì mútàkábẹ̀ onímọ̀tọ́mọ̀tọ́ wọ́n èsì mútàkábẹ̀ mútàkábẹ̀ tó ní sádà láàfúnbà ní sádà ní mútàkábẹ̀ rọ̀ ẹni ajàgbẹ̀mọ́ ẹrù tó wù ní ó di ìrúra rẹ̀ parí níka ààyè ọ̀pọ̀lọpọ̀ sí yóò ìrẹgbẹ́ torí wọ́n jẹ́ tiwa lẹ́rìn fẹ́ràn akọ́wò bàbá dáyà òdòdó wọ́n sọ pé a máa sọ ìtọ́bá gbà kàfàrà máa àwọn ẹgbẹ́ ìtẹríba fọ́lọ̀run ló jẹ́ wọ́n máa tẹríba fáwọn ẹni ọlọ́run ìtẹríba fọ́lọ̀run ló jẹ́ kí wọ́n lẹ̀ mọ́lọ̀run lára kí ẹ bá ní nǹkan mẹ́ta tán tí bá sí ìkọ́ni ọ̀rọ̀ ọlọ́run ló kú sí èyí jẹ́ ni ọlọ́run tó bá ti ní mímọ̀ tí ó Tọ́bá ti máa ti rí ọlọ́run ní jẹ́ pípa wípé tó bẹ́ẹ̀ ewé ní egbò ní agbára kọ̀kọ̀ kan ní yóò di mọ́sàkátò ẹlẹ́ẹ̀kẹ́ ìjọba ti ní kòkó púpọ̀ jọba. Yọ́ pàtẹ́ sí gbé bàbá rẹ̀ pé ya rẹ̀ ó kúnlẹ̀ fún. Kò ní ríra rẹ̀ mọ́ yóò dùnù lọ́kànkan abẹ̀rún. Ọlọ́run tí bàbá wa yóò náà ti bẹ̀rẹ̀. Níjú wá bìdè ní Mo wá wọn gbogbo àwọn dọ́kítọ̀ wa gbogbo àwọn ìgbìyàn ìgbìyànjú àgbàlagbà. Ṣé ó lọ́wọ́ bá gbà fún àwọn àgbàlagbà yóò máa tẹ̀lé ẹ̀ láti tó yìí? Dọ́kítà tó mọ́ lọ́wọ́ àtọ́mọ ọlọ́tọ́mọ̀ dúdú. Ní àwọn àti ẹ̀kúrọ́ bá wa àwọn àjòkó fìdí ilé yìí. Yọ́ àpọ̀ mọ́ pòfẹ́sọ̀ sí yunifásitì. Ní tún jẹ́ olórí gbogbo àwọn lọ́gà àràbíyà níbàdàn. Ní ọba kọ́ ìdí lárúbáwá ní yunifásitì Ìbàdàn àwọn olórí wọn wà lára bàbá yìí tí wọ́n bá rọ̀ lórí wọn ní tẹ̀lé wọn wọ́n ti kàwé yípo ayé wọ́n ti kàtí yípo ayé ní ọ̀wá jẹ́ ìlú kan lọ́wọ́ tí bá dàn aláyé alábàdàn ní tẹ̀lé ẹ̀gọ̀ọ̀gọ̀ wọ́n ò rí kó tó máa <laughs> ajẹ́kọ́lọ́gbà fún bàbá wọ́n yí wá ti mọ́tàkábírù ẹ̀rí mọ́tàkábírù oní almọ́tàkà bírù lólójò oró bàbá ẹgbẹ́ mọ́tàlàbí bàbá ní wọ́n sọ bẹ́ẹ̀ ọ̀ ìmọ̀nà wọn bẹ́ẹ̀ a ń ta mọ́tàkà bàbá ti kèrè ní mọ́tàkà bírù ọ̀ndà ẹ̀rú púpọ̀ olójò oró ní ọ bàbá wa yẹ́ olójò oró wọ́n yẹ́ olójò oró àìjọ́ olójò oró lọ́jọ́ kama àfáwà katúnì kìnnìkatúnì kìnnìkatúnì ọlọ́wọ̀n ní tọrọ ìlú ẹkú ẹkù tọ́jú àpáwà abúbákàr ẹkù tọ́jú gbogbo àwọn dókítà tó tọ́jú gbogbo àwọn àpáwà látòkè kalẹ̀ àwọn mọ̀kàtẹ̀mọ́n àwọn kòlàfà àwọn bàbá wa lọ́nà oko àti nílé tẹ́ máa gbà lágbà tí ọ̀dọ́ sọ́dọ̀ tẹ́lẹ̀ tọmọ ní ìjọmọ̀ ìgbẹ́ ìlọ́wọ̀ àátúntò kó tẹ́ tẹ́lẹ̀ wọ́n ni ó náà wọ́n Ẹwà ajá dápọ̀ lọ́wọ́, ẹgbẹ́ bí àtà wa. Ìgbàtí bá dé ilé lọ sí ọmọ ẹjọ́ àjẹ́, ìmìnà wa pẹ́kọ̀ lọ́ra bàbá, ìrìnjọba jí sọ̀rọ̀ lẹ́sìn, ọ̀yíra ni wọ́n fi sọ̀rọ̀ àlọ́yílẹ́tò àrọ̀bà nìyà. Yọ́ ma wà ní wíwá àti ìbẹ̀rù ọlọ́run ẹni tí bá wá ń bọ́ lọ́wọ́ tó bá jí gbogbo wà ọlọ́wọ́ ní tẹ́ lọ́ra òun náà àwọn tí wọ́n rán ní sẹ́kẹ́ mẹ́gbẹ́ náà ni táwà gbólọ́n àhàmádùlá àti máa ń ṣe láfi kí ọlọ́run lọ́ra bàbá ọlọ́mọ́sà àti pòkún ọlá wọn ọlọ́run wọ́la lẹ́yìn ọ̀pọ̀lọ̀wọ̀n bá sàánú ẹ̀kù ní mẹ́rìnbọ́gbì ìjàlára ìtí ìbá ti kọ̀ báyìí yọ́ máa sọ́lá yọ́ máa pàtó yọ́ máa jẹ́ ti fáláàrí yọ́ máa gbárí fẹ́lẹ́bí àti ìjàlára bá ti ìjàlára ọlọ́run bá ti sọ náà níjà máa lù bá ti dé tó ó dé tó lágbé yọ́ ti tọ́yọ kó ti yóò tún máa tí ọ̀yẹ́ fún ó ṣe ọlọ́mọ́sàbà kò yíyọ ewu ìjàlára ọlọ́mbà kó bàbá yọ níbi ewu jàmálà ẹwà rí kàmálà àpapọ̀ àkọ̀bàbà Gẹ́gẹ́ tí a bá ti bínú báyìí ọlọ́run bínú nù, ń bá ń yọ́nú ọlọ́run yọ́nú nù ewu kan wà ní. Nígbà mo ti gbogbo ẹlẹ́ fún ọ̀tá kò sì sáyé bó ti wo sì dá gbogbo ẹ̀rú ní kéèsì ẹnu àbáwá yá àpùsùgbọ́ ọgbàta àti wà kí lè gbọ́ ní káwọn darúgbó jọkújọkú kọ̀wá yí tí wọ́n jọkújọkú rẹ̀ wọ́n ti gbọ́ wá dàrí tó kí bàbá ìmọ̀ ń ló délẹ̀ yìí tó wá ti jọkújọkú tó lẹ́ ah, kí wọ́n sáká ìwọ̀n ti dàrú gbogbo nǹkan ló pé ọlọ́mọ́sàbà tó lẹ́ fẹ́ Tó tún sí jù bẹ́ẹ̀ Ẹ bá rí orin tí bàbá wá fi kí bàbá ẹlẹ́hà, ẹ sí á fẹ́ràn wà púpọ̀ nípa tí wọ́n pàkòdà. Ìwàmàjá ńlá wá jáde nínú àwọn tó sílẹ̀. Ń tẹ́ tọrọ fún bàbá wọn, kẹ́yìn lọ bára ìjì bẹ̀rẹ̀ wá jọ lọ, wọ́n máa ìjì bẹ̀rẹ̀ lọ. Ọlọ́run wọlá, àhá òtọ́ wa bẹ̀ sí ṣe àdínàrùn ọba aláàánú. Wọ́n bàbá sànú lára wọn mọ́, Ewu àwọn àpá àwọn ẹni ọlọ́run tọmọ́tẹ́ fún bẹ̀. wọn ni wọ́n yá dáadáa, àtọkùnrin àtọmọ ọmọ àtàwà jẹmọ́ ọmọ mẹ́tàlá bí ìyàn bí ọmọ tẹ́yàn kọ́ ìyàn sì bí ọmọ tí èèyàn láti bí ààrẹ ìyàn wá bí ọmọ ìwà ìwà bí gbogbo aláwà ní ilé ọmọ bíbí bàbá ń bẹ pẹ̀lú àtọ̀ ọmọ bíbí ta kọ́ tí a fún lọ́wọ́ ọ̀nà ọlọ́run ọmọ bíbí tọ́ ajá sí wípé ìwà ní nípa wípé

gbogbo kí ní kì í ti gẹ̀ẹ́dà ọlọ́mọ̀lẹ̀ ti pa ilẹ̀ fún. Ọlọ́run tí jẹ́ mọ̀ nánù, ọba ọlọ́rẹ, wọ́n sàbà pùkún karama rọ̀ wá, àti makama àti karama, tí sì jábà láyé ní. Ọjá sí pé tábà ti mọ̀ nídi mi báyìí tí gbogbo ayé ọmọ pé à ń lọ sí sí lọ́dún ìlú gbogbo lórí wá fún bí kí bá ti lọ sí Kaulani. Ọlọ́run lè sí àbí lè ọlọ́run lè sí, ti fáwọn kan. Ìgbà tó ṣe fún náà àwọn kọlọmọlọ ń kú láti ó wò sí fún sàbà sílẹ̀ fẹ́ Ọlọ́run wọ́n láàdẹ̀ yìí ánù sí mẹ́mẹ́ mọ́tí ẹ̀jẹ́ ti gbèsè ìgbòrì tàbí pé ma wá ní gbèsè. ṣe fáwọn òbí mi. Nínú ni wọ́n bọ́dọ̀ bàbá Ibrahim nínú yàrá àpòwọ̀ ah, ah, lọ́pọ̀ lọ sí àwọn bàbá ìbáyìí látọ̀ ọlọ́run fún àwọn ará sílẹ́kùn àrídà wọ́n ti jọ gbogbo Nàìjíríà sí gbogbo àgbáyé tán lérí ìgbájọ̀ kó káàkiri tẹ̀sùbá àti wọn mú nǹkan kí nǹkan mọ́ ah, mọ́sàwọ́lá àwọn bàbá ìbáyìí tàbí báyìí bá wà náà àwọn àmì wọn tọ́ mọ́sàtíbẹ̀ fún mi ọlọ́nkọwọlá rahman àjọkẹ́ ayé àtàkẹ́ ọ̀run bá kí àwọn àyàwó ti tọ́jú yín nínú yàrá tọ́kàn bá balẹ̀ òdí òsè jábáyìí ẹ̀sì ma agbára tọ́lọ̀ fáwọn ẹ̀yà wà ní ah, èyí tagbára ti gíńsà wípá tí wọ́n bá fajú lásán oúnjẹ ò ní tọ́gbà àràkẹ́kí ní sí ọ́ àìjẹ́ kí ló dé àpọ̀ fún àwọn olùgbà ìtàṣùbàmù àfi tí ọba ti tẹ̀lẹ̀ lókù láì tí ìrìn kankan mí fún o ká tó gbogbo mọ̀lẹ́bí ọlọ́wọ́ awọ́lá sultan ìbẹ̀m̀bẹ̀ gbogbo agbára ògùn wọ́n tàbà fún ọgbà wọn kó làfáà tún bẹ lára yìí wọ́n gbà fún ìtìsítẹ́ yìí ọjọ́ pé bẹ̀rẹ̀ bá sí mẹ́ báyìí abájẹ́ sàgámù báyìí àfáà sàgámù fífì àkọ́dà gbogbo nǹkan ní wọ́n fi jọ wá lálejò bẹ́ẹ̀ sì ni gbogbo àwọn kó làfáà

kàbíyèsí àdúrà fún bàbá wa bàbá ló ní àdúrà wọn ò fún ní tàdìdé bàbá ti fi ti bàbá gbogbo wa náà lájọ ní ọlọ́mọ́ta bàbá ahmadu ahmadu allah allah ahmadu ahmadu allah allah ahmadu ahmadu allah ahmadu ahmadu allah Allahu Ahmadu. Allahu Ahmadu. Allahu Ahmadu. Allahu Ahmadu. Rahmanu Ahmadu. Allah, Allah.

جمالك الله الله الله جمالك الله الله الله أحمد أحمد الله الله أحمد أحمد الله الله أحمد أحمد الله الله أحمد الله الله أحمد أحمد الله Ahmadu Ahmadu Allah Ahmadu Ahmadu Allah Allah Ahmadu Allah Allah Ahmadu Allah Allah Ahmadu Allah Allah أمان أحمد أهلا أهلا سلطان أحمد Náà ni mo pàdé ẹni ọlọ́run kan, pé máa fi Ahmadu Rasul àmá ń gbọ́ta ọkùnkùn àjọ ọkọ́dún tí a máa rú àhàmádù náà bàbá náà ti papòdà nígbà tí ó tún wáyá látojú oorun tó wá fi rọ́sù kún nígbà kó lè jẹ́ méje mẹ́yàn bá wí méje gbogbo tó bá fẹ́ dà láyé ọ́dà àlejì láì ní sọ́rọ̀ àrámọ́ mẹ́ wọ́n sà wọ́lá bá tí yìí bàbá wa títí ọlọ́mọdé ti dàkùn. Àmín. Ọlọ́pàá ìgbà tàí tàí. Àmín. Ọlọ́pàá ìsàmínà dáadáa. Àmín. Ọjọ́ àti ilẹ̀ kan sí. Àmín. Ọjọ́ àmì kún. Àmín. A ti gbé tara wa máa ẹwà jágà ní ẹ̀tùwà náà ká tó jòkó. Kágbára bàbá wọlé. Táwọn abá tàbá náà. Mo Tí bá ti fóònù báyìí pé tọ́, wọ́n ní ìgbàkà báyìí ní ẹbí àtòkò àti lọ yẹnjú ẹ̀ pàtàkì báyìí ó ti ẹjọ́ èyí kí tó bá jẹ́. Èyí tẹ́ pé àkíkàtò tàbáwò fẹ̀fẹ̀fẹ̀ alọ́rọ̀ kíwẹ̀ èèyàn dáa. Kíwẹ̀ èèyàn dáa, ọlọ́mọdà jẹ́ mi afọ́ ogun. Gbogbo ẹjẹ́ wa lára afá ọlọ́mọdà ilá mú. Àtìyàwó àtìbájí tó fún bàbá àwọn bàbá sílẹ̀ bàbá bá ti àti gbogbo ẹ̀yẹ kò àti gbogbo àwọn ọ̀tọ̀ orí náà lásàdúwà fún ilé àti lóko tálùgọ́dà ní rẹ̀ kámọ́kàlá tó gbé gbogbo ẹ̀yin mú dídá nígbà àwọ́kò mí ṣíṣe gbogbo ẹ̀yin tẹ mójútó skúù gbẹ̀ẹ́jẹ mójútó lé kéwú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 الصلاة على النبي السلام على النبي الصلاة على النبي السلام على النبي الصلاة على النبي اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه صلحت له الحق والهدى الصراط المستقيم وعلى آله وقدره العظيم. Ìjọba bàbá fẹ́rẹ̀ lọ́wọ́ sí yóò lójú àtìlẹ́yìn wọn. bóòlà wá náà ṣe àṣílẹ̀ ìgbé ọba títẹ ìfìlárí iṣẹ́ ń lọ́nà rẹ̀ wò àwọn náà tàwà tẹ̀lé wọn tàǹgbó wọn ẹ̀dàkùn ẹ jẹ́ kí ojú ó dúró sójú kan kọkàn ó sì tó kágbà pọ́lọ̀ wọ́n ṣe lámọ́tàn kúrọ̀ sí kápẹ́ẹ̀tì máa torí tí bàbá ṣe bá ní máa lọ tí a sì rí pé ìgbàná ní ìgbẹ́lẹ̀ ọ̀kan tí èèyàn bá tẹ̀mí pọ́lọ̀ ní ń bá ń sọ̀rọ̀ ànábì ní ń bá ń sọ̀rọ̀ tó bá sì tẹ̀lé e, ìgbàná wọn sì lànà igbó wọn dọ́nà bí jírí bá wọn ni ọlọ́run kámọ́rì wọn nírí pé àbí ọkọ lágbájá ni ẹbí ọmọ lágbájá ni ẹbí bàbá lágbájá ni ẹbí àjọ gbádùgbò ni ẹbí bàbá wa ni ẹbí tí wà ní orílẹ̀ èyàn bá ti ọwọ́ pa ojú tó bá ti súnwọ́ mọ́ ojú kò ní rí ìlà ọwọ́ mọ́ ẹ̀yìn náà já owó bí èyàn bá pẹ́lẹ́nu sí ìjọba wọ́n mọ̀ promote ẹ̀ ni wọ́n sì máa fi kún sálárì ẹ̀ bọ́bá wá dásìkò kan wọ́n wà láwọn fẹ́ tún ṣe bónọ́sì ké lẹ́nu iṣẹ́ yìí ọ́fíìsì yìí nínú kọ́pìnì yìí àwọn títí mẹ́mẹ́ pẹ́dà tí ó sì ta kọ́pìnì yẹ tí ọ̀dá kọ́pìnì rú wọ́n wà tó fún wọn ní nǹkan yàtọ̀ owó oṣù ìyàtọ̀ fún kò tí wọ́n wà fún àtàwọn ẹ̀dá ayé ń ṣe báwọn ọba àlekì ọlá tí ìwá sàbòsí ń kọ́ wọ́n jẹ́ pé wọ́n dí táwẹ̀ wọn ò dí tí wọ́n dídí ń pọ̀ sí tí wọ́n dídá ń pọ̀ sí tẹ́mà ní pé táàbà wo kọmíṣàn tí ń bẹ fún ọlọ́dọ̀ ọlọ́run ó ti di rẹpẹtẹ ẹni ọlọ́run bá ti ṣàánú táwọn èèyàn bá ti tẹ̀lé e, ọlọ́run gbàdúrà rẹ̀ ọmọ tí ó wù ẹ̀jẹ̀ máa ní ọ tó bá ti mẹ̀ntẹ́ ní ẹ̀tí ọ̀tọ̀ sọkúsọ tẹ̀sẹ̀kúsí gbogbo ẹni tí máa ń sánà sunnatan hasanatan àdíjà náà bèèrè ẹni bá dádàálẹ̀ rẹ̀ kan Fọ́láwó ajíruha

Nígbà mẹ́pá àwọn elétò ayé ló sì yìí tí ó dàrú wọn lọ́pẹ́ á ah, iye báyìí ni kọmíṣàn mi gbọ́dọ̀ jẹ́. Ọlọ́run sí ló wọ́n sọ. Omi àyí pé wọ́n promote jojúmọ́ ni. Kọ̀sẹ̀sẹ̀ nídi pé kìí fọ́lá mi bá sùn jọba hàn. Iye ìwọ́ tó ń gbà sí kìí tọ wà lójú ọ̀nà tí wọn. Ládàá tí pé o, kọ́dà tẹni tí wọn náà fún lọ́wọ́ pé àwọn síbẹ̀síbẹ̀ tí wọ́n lékún sí. Àwọn ológun kan ń pè ọ ní

ọmọ tíwáfù lọ́fẹ̀ẹ́ tọ́bá yà òjẹ̀ ní sanwó ògùn mọ́ àwọn tó ọta ògùn fún àbí tó mú wọlé lábẹ́ ẹ̀tìyẹ tí wọ́n ra ògùn lábẹ́ẹ̀rẹ̀ wọn àwọn lókùn tó mọ̀ jẹun wọn lọ tó fi ayé ìmọ̀ ìgbẹ̀ tó kàtó àtọ́kọ́ àwọn olè ọlọ́run kí èyàn tó wá dà ń kọ́ èyàn tó dà yóò sì nǹkan sásọ̀rọ̀ fún iná orí gẹ̀gẹ̀ kí inú àfáà náà tàn fún sí sí èyàn a máa gbábi sọ́bùrù wọlé tọ́lọ̀un la sùúrù èyàn a ti gbábi díkìr àzíkìrí wọlé tọ́lọ̀un la èyàn a ti gbábi ṣúkúrù ọpẹ́ dúdú èyàn a ti gbábi síkìrù ìmọ̀ ìrònú pọ̀lọ̀ gbogbo ẹ̀ àwọn wá ń ṣe papọ̀. Bọ́nà kan bá há mọ́ ọ̀nà kan ó sílẹ̀. Bọ́nà kan bá sílẹ̀ tọ́ bá ti lò ń lòkulò, ìwọ́n náà ó tẹ̀lé ó tàbí wọn pẹ̀lú àníyàn mímọ́. Pàápàá jùlọ Àwọn olé ọlọ́run tí máa pè ní Habibullah. Àwọn olé ọlọ́run tí Mahabubullah. Àwọn olé ọlọ́run tí a ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ẹni tó fara ṣiṣẹ́ tí ń kú lọ tí ń gbáwẹ̀ tí ń sọ èsù tí ń ṣe wàhálà tí ń ṣe zíkìrí mọ̀híbùlá ń fà ní ń fà àmá Habibulá Allahu Akbar ó ti lẹ̀ mọ́lọ̀lá òun lẹni tó fi sùúrù kún ti ẹ̀ kò sí sí bí sùúrù ní tí ọ̀tẹ́ ni lọ́rùn àdánwò ní gẹ́rẹ̀ àdáwò ní ibi kí káàmà lọ pé sùúrù o mọ́ bínú nǹkan tí ọ̀ fẹ́ lọ́kàn ohun ìyẹn lè sàtíkìrí ìyẹn lè máa kírun ọmọ rẹ̀ òkú ìyàwó rẹ̀ òkú ọkọ rẹ̀ òjùrù kọ̀sọ́wọ́ náà fún ọ̀dá ló fi jẹ́ ibi ọ̀pá kọ̀sárẹ̀ ó lè jẹ́ olé ọlọ́run ọlọ́run

ọmọ ni ọ̀gbádùn orí ọmọ ni orílẹ̀-èwé lọ yìí ọlọ́run fẹ́ gbé wọlé lọ́nà sọ́búrù nù ẹlẹ́mí ilé ráyè tí wí ìdíjú ọlọ kò sí alúwà tí wà wá fún ayé tẹ́gbẹ̀ ẹmà tẹgbẹ̀rún mẹ́wàá òun tó ráyè tẹgbẹ̀rún mẹ́ẹ̀dọ́gbọ̀n òun lè wá bí zíkìrí wọlé kó sì gbàbí ṣúkúrù wọlé àmá ti yẹ ọlọ́run gbígbàbẹ̀ lọ àwọn àbàdà ó kan lára ọkọ̀ gbogbo tó dé mọ́kọ̀ rẹ̀ kọ̀ mọ́ Kàkà tí èmà bá yàfá ìbú àti ẹ̀ṣẹ́ ní bí mọ́ sí fàájì nù lè jù. Ẹbá tó lẹ́nì kàlọ́kàn lò wọ́n fọ́. Má rí ọkọ rẹ máa bàbá tó fún ọ ní bàbá wa tátà ń gbọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ sí ìwù ní ọmọ ìjábá. Ṣé sùúrù? Tọ́ bá jí ṣe sùúrù bàbá kọ́ lọ́jọ́ bá ní ti kọ́ wá rí àwọn ọ̀kan tí lọ èyí tó èbú ẹ̀rin ràn dọ́mà rẹ̀ ní ìwèrè kọ́ wá wò sí eh, ẹ́ àrọ̀ kílélé ìsẹ́fọ́lọ̀ tọ́rọ̀ ìkà lẹ́sẹ̀kù kílélé ìsẹ́fọ́lọ̀ tó di létí kílélé ìsẹ́fọ́lọ̀ tó rúké wọ́n tó tó rúké rẹ̀ ṣe ni yẹ́ ẹ̀ṣẹ́ kémi wá mẹ́rin sí ìyálé rẹ̀ ronú ọkọ̀ sí ọ́ gbogbo ọmọ tó bí kò dúró tí wọ́n tó ń bí bẹ́ẹ̀ ni wọ́n yìí láti máa tí ó ní wọ́n màwé kò tó bí mi kò tó bí mi àárí ọmọ kó tó ẹnìkan sí mẹ́bẹ̀ tí wájú ọmọ ájò kóró ní èyí àwọn ọ̀fẹ́kọ̀ọ́ ní ogun púpọ̀ ẹnu wọn láti gbọ́ ikima ẹ̀dàkùn iṣẹ́ tí wọ́n gbélé alọ́wọ́ pé a máa ṣeun èyí ń jẹ́ òfin ni ọwá kúbọ́lọ̀ ti fẹ́ àti bá nẹ́bì náà ti fẹ́ àti bá wọn ní nǹkan ti ṣe tí wọ́n fi jogún gbogbo ayé à ń kólú àwájú àmájújárí àwájú àbùkárí bàbá wa sí Ibrahim bàbá wa kí bàbá wa gbogbo wọn là ń dákọ táà mọ̀ wọ́n rí èé a àwọn náà dá sí tọ́lọ́run ni wọ́n tẹ̀lé tọ́lọ́run wọ́n dìbò fọ́lọ́run wọlé díẹ̀díẹ̀ ọ wà náà àwọn tí wọ́n bá dẹ́ǹsì ẹ́rì pé ọlọ́run ọ̀dá fún méje bí rí pín pàláì kẹ̀kẹ́ kan wọ̀n níbi òkú gbogbo ẹbí ni ó sì bájà gbogbo ọ̀nà ní ọbájà ní ní ọwọ́lé sì wọlé tán ọlọ́run kọjú orí òsì ọ̀

kí máa kó tó dúpẹ́ fọ́lọ́n lórí kínkíní tó fún ọtí ò tó ti ẹnìkejì rẹ̀ kí máa kó ṣe sùúrù lórí tọ́kàn tí ọ̀tí ọlọ́run tàbí ohun ìjòkó ronú nípa ọlọ́run mẹ́rẹ̀ rẹ̀ ọmọ mi kan wá sí ní ó sì tí ẹ ti jẹ́ sí kìí tọ́ tẹnu máa láàrin rẹ̀ mọ́jọ ọjá wọ̀sífà rẹ̀ mọ́jọ ọjá mẹ́kiri máa ṣe ni máa ṣe bẹ́ẹ̀ bí a bá tẹ̀lé alìkáwà ní àwọn Yorùbá ní ń pè láwo àdéhùn tẹ́jọ ti pé kó wo mọ́bẹ̀ kẹ́nìkan mọ́mọ́ o náà ní jáwo wọ́n láì jẹ́ pé lọ́dọ̀ àwọn ẹgbẹ́ àgbàtà pè láyé ẹni wọ́n tẹ́nìkan ní kọ́ jẹ́ wípọ́ làbẹ̀ ọlá kan ma ò lé àtàwà táa gba wíìrì títán táa gbọwọ́ tọ́ta tún yí tàtún tàti àti àwọn tí wọ́n. Minali láàrínà kọ̀dámútù ìmẹ́nà. Ìgbà ti ìdásíkiri ọlọ́run tí mo ti gbà rí pé wọ́n bá ti fẹ́ ní òòrùn, kò sí jẹ́ ọba lẹ́rù. Wà bá ti kírò láàáyẹ owó.

àwọn tó bá sà kìrí tẹ́lẹ̀ ọlọ́run ó ti tẹ́lẹ̀ jọ pé ọ̀n dọ́jà báyìí wọ́n máa bí ọjà wọ́n máa rà ní ó sì máa jẹ èrè àzíkìrí ní ẹ̀jọ́ nínú àzíkìrí ní ẹ̀jọ́ nínú àdúrà ọgbà ọ̀. Àríkìrí ní ìtọ́nínú. Àmọ́gàríkìrí àdúrà ọgbà ọ̀. Àríkìrí ní ìtọ́nínú. Àjẹ́bẹ̀ríkìrí kádùrà ọgbà ọ̀. Àríkìrí ní ìtọ́nínú. Àmọ́gàríkìrí àyíyàgbẹ́. Adékìrí ní ẹ̀dùn nínú. Bàbá jàmàlà tún àwọn ìyàgbẹ́. Adékìrí ní ẹ̀dùn nínú. Báwo ní jẹ ìyà yóò jẹ wàhálà. Adékìrí ní ẹ̀dùn nínú. o bàjẹ́ bàtí àóyà jẹ́. Àdíkìrí ní ìgbò nínú. Àdíkìrí ní ẹ̀dùn nínú. Àdíkìrí táyà jẹ́. Àdíkìrí ní ẹ̀dùn nínú. Ìwọ́pọ̀ tó kọ́ ń bá ti ṣe tó tí má ti wọ̀ ọ̀la yọ́wọ̀ ní ẹ̀jẹ̀, yọ́wọ̀ ní omi, ọmọ bí mọ́mọ́, ọmọ bí mọ́mọ́ ọmọ, gbogbo ọmọ wá rọrùn, orí ọmọ wá ti rí. Bá bá wò kìí bàbá, wọ́n bá ti kìí lè. Wọ́n bá wà rí lè ní ẹ̀dàkùn tó rẹ̀ ọlọ́run. Ẹ ẹmọ́jáde kan tàn yí nígbé à ah, tẹ́ẹ̀bá wo tó ogun tẹ́ẹ̀bá wo tagbára yé èyàn kú ònà yí máa ní ní àlàtún dá wákà fún àwọn èyàn yí pé àfikà gbọ́ olówà gbọ́ káfíkà kú sí àfikà gbọ́ olówà gbọ́ ohun káfíkà kú sí ohun àfikà gbọ́ tàbáwò tó ogun ayé ẹsẹ̀ mú ní omi ohun bàbá wo tó ayé ọkàn mọ́mí ní ó yẹ o àfikà gbólúwà gbọ́ kásìta kú sí ọ̀yá àfikà gbólúwà gbọ́ kásìta kú sí àfikà gbólúwà gbọ́ kásìta kú sí Tàbá owó tó gùn ayé ọkàn mú mi ní omi, tàbá owó tó owó ayé ẹ̀fẹ́ mú ní ó yẹ,

lómi ọlọ́lọ́dù ó ti yọ́ ma wá palẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. Nílò títí ẹ bá dé àjẹkalẹ̀ àjẹmọ́júmọ́ rẹ̀. Tẹ́rí tó gùn tí ń tẹ wùrìwùrì ọkàn tán hán ó lẹ̀ kanáà. Tàbí ọpá wọn jẹ́ ìlówó orí. Ọlọ́rin pé wọ́n lọ lárí. Èyí tí ó kalẹ̀ tí ó mọ̀júmọ́ ọlọ́run ó sì fún wa. Ọlọ́run Muhammad ọlọ́run. Wọ́lá. Àwọn tó fẹ́ràn náà Muhammad. Sallallahu alaihi wa sallam. Kọ́lù bá náà bí kí wọ́n. Sallallahu alaihi wa sallam ẹ̀rà kò kì fẹ́ ọlọ́run orígbà ìrọ́mìnira kò kí agodí yóò ní ìfẹ́ ọlọ́run lọ́yẹ káàkì síwájú ní àbífẹ́ ànábì ọlọ́run kan bú wa pé a ti fẹ́ràn ànábì jù sáà tí fẹ́ràn ànábì tó báyìí àjagun bádàrí, àbáwọn ṣe wúrù, àbáwọn jagun òní, àbáwọn jagun àndákí, àzáàbì mẹ́lẹ̀ tẹ́gbẹ́ gbogbo àwọn mùsùlùmí bádàrí wọ́n kú lọ nígbàá táwọn tó lọ bẹ́ẹ̀ tí wọ́n tó jẹ gẹ̀gẹ̀ wọn àwásọ̀ ń gbádùn nísìnyí ká tún wá sí mọ̀lídì ànẹ́bì kì ká tún dá kó ń sí ọlọ́run kì ká tún wá rí mùsùlùmí kan tó pé ẹmọ́dà akọ ànẹ́bì ẹmọ́dà lẹ́nu ẹ̀ tẹwà ìpínlẹ̀ ìtàní gbọ́nà ẹ̀búyọ tí wọ́n ni torí ọkùnrin burú gan o ìtàní ó burú ọ̀nà tí ó gbàgbà ti yẹ̀jẹ́ tí ó tún ma wá rò pọ̀ ohun ti kàrí táwọn kan dákọ lórí ìjọba wọn tí wọ́n kú lọ ẹwẹ́ jẹ́ pé kígbe obama káàkiri ẹwẹ́ jẹ́ kígbe búùsì ìjọ búùsì ẹwẹ́ jẹ́ kígbe gbogbo olórí ìjọba kọ̀ọ̀kan àtọba àlúkọ̀ọ̀kan àtolówó kọ̀ọ̀kan káwà dákọ̀ ànẹ́bì kápọ̀ abẹ́sà ìṣọ̀ ànẹ́bì sallallahu alaihi wa sallam ní ti dájí jòkó láti àzíkiri ní ndó títí tí lè máa àzíkiri ìmọ́lẹ̀ ọlọ́run sọ̀kalẹ̀ kéèyàn dé ìmísí ọlọ́run àríwá bá ti pọ̀ tó ìkókò wọn rẹ̀ nìkan tó ń fẹ́ láàrin wọn Kọ́lá bí èèyàn jẹ́ tó bọ́lọ̀ bá ní fún ọlọ́pẹ̀ ní àgbà àti ọmọdé bọ́lọ̀. Dáwọn tí náà, ànábí ògbé ọgbádùn dáwọn tí dákọ̀ rẹ̀ kọ́jà jìnà ìwọ́n ni ọlọ́ tẹ́lẹ̀ náà. Ìgbé ọlọ́run ọdá lóòtọ́ ọ̀pọ̀ ìgbé ọlọ́run dà ní transformer ni. Ìgbé ànábí sí dàbí kéèyàn lé kí ni, kọta wáyà kọ àfagílò fáyà jìnà sí olùbà lálàáfíà. Fún àwọn ọlọ́run ló bí gbá in kó tó tó ìbú na lọ àfẹ́sẹ́bì òní. Sọ fún wọn kó jẹ bá fẹ́rẹ̀ ìmì ọlọ́run, ọ̀dọ̀ anẹ́bì ni ẹgbà wọlé. Yóò bí bí fún mọ́ ńlá. Kó tàn fẹ́ ọlọ́run bí fún wa. Àti wọlé sọ́dọ̀ anẹ́bì ọlọ́mọ́ta sí ń ẹni tí wọ́n kalẹ̀ yìí tó jẹ́ pé wọ́n ti kò fọ́lọ́run láti náà yá wá nígbà wọ́n sì dáyé tí wọ́n rí ìrápọ̀lẹ́ ọlọ́run اللهم صل على سيدنا محمد الفاتح ما أغلق ورقاتم ما سبق ناصر الحق بالحق والهادي لا ترافق المستقيم وعلى آله حق قدره والمدار العظيم torí kálẹ̀ ráfà ní wọ́n jẹ ẹjẹ́ mi ọ̀dá òyìn tó báyìí. nígbà ìdásí ọdọọdún rẹ̀ ń ní ń bẹ àfá àkọ́kọ́ jẹ máa gbá ní wàhálà ikọ̀ iṣẹ́ pọ̀ ní àmẹ́nà tó rí tí mìíràn bá mú kí mìíràn 5,000 tọ́lọ tó yàpò jẹ̀mọ́ 5,000 yìí yẹ́ wà bá fún péjì ìlú ọmọ lọ́sọ́dọ̀ bàbá wa níbi wọ́n kú tọ́jú wa wọ́n kú èrè gbogbo àwọn ọmọ mọ̀mọ̀mí tọ́bá tó fún àfá àgbàkẹ́kẹ́ 5,000 jẹ́ ti jẹ̀mọ́ àwọn nígbà rẹ̀ 5,000 jẹ́ ti jébù bàbá sí tọ́ wa tó rè wa wọn láàmú láíláí ogun ẹ̀fà gbogbo ẹ̀mí látara ní ọ̀bẹ̀ ẹ́ رب العزة عما يصفون والسلام عليكم ورحمة الله قولوا وجعلكم الله هو نبيك وبنات الآت وبه ذاتي قد جاءكم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليم ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم حكمة الشفاء والسيف أن يعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم ìlú ìlọ́nà ọlọ́pàájọ́ bàjẹ́ gbogbo ọlọ́pàájọ́ bàjẹ́ gbogbo ẹ̀rọ ọlọ́pàájọ́ bàjẹ́ gbogbo nàìjíríà ọlọ́pàájọ́ ó dàrí àbáwọn sàmsùn bí bàbá ní mọ́tàlì ó dàrí ní ọlọ́run ní ìlàfẹ́ ìpínlẹ̀ ìwàfẹ́ ìrọ̀lẹ́ ìlàfẹ́ ìlẹ́yìn ìlàfẹ́ ìrọ̀lẹ́ ìlẹ́kẹ̀ẹ́ الذي أجعل من دونه وآخذهم من فوق